وقال سئل أحمد عنها فقال ابن مسعود يقرأه هذا كله وفي البخاري عن قتادة قلت لابن مسيب رجل من قلت لابن مسيب رجل بإي طب أو يؤخذ عن امرأته أيحل عنه أو ينشر قال لا باس به إنما يريدون به الإصلاح فأما ما ينفع فلم يذه عنه انتهى وروي عن الحسن أنه قال لا يحل السحر إلا لا يحل السحر لا يحل السحر إلا لا يحل السحر إلا ساحر لا يحل السحر إلا ساحر قال ابن قيم النشرة حل السحر عن المسحور وهي النوعان حل بالسحر مثله وهو الذي من عمل الشيطان وعليه يحمل قول الحسن فيتقرب الناشر والمنتشر والمنتشر إلى الشيطان بما يحب ويبدل عمله عن المسحور والثاني النشرة بالرقية والتعوذات والأدوية والدعوات المباحة فهذا جائز فيه مسائل آه، الأولى الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الوالد الحمد لله رب العالمين lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù èyí tí a ti láǹfà lọ́lọ́n sì tún wá ní kí a máa bẹ̀ láyé a máa bẹ̀ lálàáfíà Olúwa dúpẹ́ fún ọ gbogbo eléyìí tí a bá máa gbọ́nú ọ̀rọ̀ Ọlọ́run ọba náà ní bíbà yá àti bòmí ọlọ́mọsàájọ́ máa wúlò fún wa sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábí annabi àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lànà annabi náà tí ó fi dìjọ́ gbéǹde alkiyama olùwà mọ́sákàwà náà kúnnú wa àwa bẹ̀lọ́n subhanahu wa ta'ala gbogbo àwọn alfáà tí wọ́n ṣiṣẹ́ gbogbo àṣìṣe wọn àmọ́ṣe wọn ọlọ́mọ́sà mójúkó ńlá ìfi wọn o ọlọ́nkọ́ wá jẹ gbogbo tí wọ́n gbé kalẹ̀ iná owúlò fáwà náà báàbù máa já á fi nù sọ́rọ̀ eléyìí lọ́rọ̀ nípa ànúṣọ́rọ̀ lédè lárúbáwá ìtumọ̀ núṣọ́rà ni ìfi oògùn gá oògùn ìfi kíni oògùn káfi já oògùn ó sì bá wa mú púpọ̀ láwùjọ wa ta wà yìí ọlọ́nkọ́ mẹ́sà sẹ́ Sheikh Muhammad Abdul Wahhab lẹ́sàn dáadáa al'alama bàbá wa Sheikh Abdul Aziz bin Baz nínú àlàyé wọn tí wọ́n ṣe ńgbà táwọn náà kọ́ àwọn èèyàn tíra yìí lójú ayé wọn wọ́n jẹ́ ó yé wa pé kíní yẹ pọ̀ lójú ayé alfáàgbàyàn Muhammad ibn Abdul Wahhab ọlọ́jà wọn náà kọ sínú tírà pé à ah, ọyẹ káwọn èèyàn ọmọ kí lọ́lọ́run wí kí lànàbì wí sallallahu alaihi wasallam ǹjẹ́ bá bá rí ẹni tí nǹkan ń ṣe léyìí tá ma wí lọ́pọ̀lọpọ̀ ah, ní pé à wọ́n ni wọ́n lọ fẹsẹ̀ létò kódà ẹlòmí ó ní kọ́dà àwọn dókítà gan ní eléyè sọ̀rọ̀ hospital ẹlọ́ fi kíni ẹlọ́ fi ẹsẹ̀ lẹ́tò àbá ìgbọ́bẹ́ ìtúnmà nóṣíránú o irú ẹsẹ̀ léwo lèyàn lè fi tọ́ bí a bá kẹfin pé a ń ṣe ẹni yìí àṣàṣì ni ti ń ṣe ẹni yìí wọ́n sa oògùn sí ni wọ́n ṣe dán sí ni àti jí ó yé wa nípa pé in ti ń jẹ́ síhìrù kìí sọ̀rọ̀ dán nìkan o gbogbo ọ̀ràn oògùn kọ́dàbọ́ pé kéwúnẹ́ lèyàn fi ń só oògùn ara síhìrù náà ni ǹjẹ́ àyè wá wà fún wa ká wá pé tọ́ ìgbò ṣe pé oògùn náà wọ́n ṣe sí bá bá rí àrọ̀ ní ń kọ́ ọjá oògùn eléyìí àrọ̀ ni lọ bá olóògùn ǹjẹ́ ṣẹ̀rí àfaramá òun ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ńláńlá tí àfá Muhammad ibn Abdul Wahhab tí wọ́n fẹ́ mẹ́nu ilé lónìí ọlọ́nkọ́ mọ́sá san wọ́n lẹ́sàn dáadáa an Jabirin ibn Abdullah ọ̀kan náà àwọn àgbà sọ̀hábí annabi sallallahu alaihi wasallam ta ń pè ní Jabir ọmọ abdullah ọlọ́mọ́sá yọ́nú sóhun àti bàbá rẹ̀ sọ̀hábí annabi láwọn méjèèjì anna rasulallahi sallallahu alayhi wasallam su'ila anin nushra faqala hiya min amali shaitan jábìrù ni wọ́n wá bí annabi sallallahu alaihi wasallam a jẹ́ pé yóò fàmù min hádà ara ta gbọ́yé bí eléyìí náà ni pé àṣíkè ṣe tuntun àṣí ń bẹ lójú ayé annabi náà ń láti mọ̀yún sú ìlà wọ́n bí annabi àwọn sọ̀hábẹ̀ bí annabi ní tí ó sẹlẹ̀. àwọn sọ̀hábẹ̀ annabi kan ronú pé in ti won mo kilo olohun wi ti n da won la mu ola ma bi annabi muhammad sallallahu alaihi wasallam era kun bi na ke n pa kiesi opolopo ni o gbe ni o ko lu ngba mi bi ti n se mi ni ah, o ma sele se lomi na e wo pe a boyo fe bere nti ko ye ni to n ti bi asiko yin ti ha to ẹwà gbìyànjú gbá jẹnsáré dáa ilé ìlóhun nígbàtí ọ bá máa sọ̀rọ̀ lẹ́rí pé kèèsí tó nídì ń pẹ̀ sí o lè pé ẹrákùn à ń jiyàn kan lọ́wọ́ nísìnyí ẹ dákun pàtàkì jùlọ ìbéèrè tó bá ti jẹ́ béèrè orí fóònù òun lé fi rí pọ́pọ̀lọpọ̀ ní máa dá yín lóhùn mọ́ nígbà di pé ẹrákùn à ń jiyàn ni kọ́dẹ̀ nìkan ti bí mínú jí ìdáhùn jí ìjẹ̀bùn lórí rédíò láwọn àbẹ́rẹ̀ pé ọdún wo ní kíní kan ṣẹlẹ̀ ọdún kan ìsìn tó ń pè mí lórí fóònù pé ẹ̀dàkùn kí ni a ń sà lẹ́yìn bá nírú àwọn àbẹ́rẹ̀ báyìí àfáà tó bá ráyè kọ́lọ̀ ọba kó jòkótì ẹ má dínà àwọn tó ṣe pé ní ẹlòmíì ìrún ní kí lọ́wọ́ ní ọmọ bó nìrún yìí bó lòun ó ti ṣe jẹ ní lè ló torí ẹ̀ kí fóònù mọ́lẹ̀ kí á jẹ ń sáré béèrè bọ́yárùn mi yìí wọlé àbóní nǹkankan tí ń ṣe sí irú àwọn yìí ń lọ dáa èyàn bá máa fi fóònù dáfà láàmú pé a fẹ́ béèrè béèrè níbi àti yà torí náà sú ìlà anìnà ṣùrọ̀ wọ́n wá bí ànábì sallallahu alayhi wa sallam nípa pé ìfi ogun já ogun kọmọ bá dàbí ìtàkà ń sọ̀rọ̀ lérí pé ń bẹnú àkọọ́lẹ̀ tó rinlẹ̀ wípárakùnrin kan tó ń pè ní labidu ibn al-A'sam sahara nabiyya sallallahu alayhi wa àbí ọ̀tán torí náà kìí ṣe pé àlọ́ ní tí ń ṣe gíní ní tí ń ṣẹlẹ̀ wọ́n bí ànábì sallallahu alayhi wa kama wà pé ní torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbà kí ṣe tọ́ ni ọmọ tàn wá bẹ́ẹ̀bá wífẹ́ lómi pé à ẹmọ́ rìn lọ́nà báyìí ọlọ́run ó ṣe wòsàn báyìí náà bẹ́ẹ̀bá ṣe àbùkárò bá gbé bí wọ́n ṣe lójú àyà nẹ́bí lèmi wá ń gbé nísìí ìtẹ́lómi ò fi dá ẹlóhun bí a ṣe láyé jíwá yìí ẹlòmí ò pè ṣe nàìjíríà yìí ẹlákùn ẹjá bẹ̀rù ọlọ́run ọlọ́run ò ní dájọ́ ọmọ nàìjíríà ló tọ́ lálìkì àmà kọ wá pé sọmọ nàìjíríà nìwọ òfin ta lò fún ọ̀nì sọmọ maka nìwọ òfin ta ẹni ọba wíbẹ̀ fún yí rọ́lọ́pàá fún yí wàláhìláàdín ẹjá sí mi gbà ṣètọ́ ní láyé o gbà àwọn ọ̀rọ̀ tí ma jáde lẹ́nu àwọn èèyàn wa ò dáa wọ́n ń kìlọ̀ ẹmẹ́jẹ rìbá ẹmẹ́gbà rìbá fún àwọn èèyàn pàtàkì kan tí mo wà ń bẹ ǹjẹ́ ó jáde lẹ́nu wọn ni pé òsùnwọ̀n kan náà lọ́lọ́run gbé kalẹ̀ fara mọ́kàdé ni ó gbé kalẹ̀ fara lọrin ni ó gbé kalẹ̀ fara èkó ni ó gbé kalẹ̀ fara amẹ́ríkà torí ẹ̀ lọ́lọ́run ò ṣe ní pé ẹyọ kìíní kan wí fara mọ́ká fara amẹ́ríkà mọ́mọ́ ẹ̀sì fún gbogbo wọn ni torí náà kèése tuntun ní ìṣẹ̀lẹ̀ láìjú ayé àníwọ́n sàsá nẹ́bì gan sallallahu alaihi wasallam olórí ibú ni Labidu ibn al asomi in tó ń gbà wọnú tànú sírànù ìpé ta ló ṣe síhìrù tó sóògùn sá nẹ́bì sallallahu alaihi wasallam oní Labidu ọmọ asom torí náà wọ́n wá bí ànẹ́bì ká mọ̀ wò pé ní àgbà bàbá ipá ànẹ́bì ń bẹ láyé níwá àsìkò wáyé àwọn èèyàn burú nísìnyí wọ́n burú láyé annabi náà sallallahu alaihi wasallam ńgbà wọn bí kílà annabi fi dáhùn hiya min amali shaitan annabi ní iṣẹ́ ìṣù àyè fi ìtọ̀ tábà ìbẹ́ hiya min amali shaitan iṣẹ́ ìṣù ni àwa lè pé nítorí pé a ah, ṣe bí wọ́n sàsóhun náà ni a sì rẹ́ nìkan tó gbówọ́ jù lọ ah, ọlọ́wọ̀n ọgbà ọlọ́wọ̀n ọgbà o bàbá gbà ní ànábì rẹ̀ ní òwú sallallahu alaihi wasallam níjọ́ làbídù ti ẹ̀wò ànábì sallallahu alaihi òun lọ́lọ́n sọ kalẹ̀ fà nẹ́bì tó kílẹ̀ gbogbo ọ̀rọ̀ ohun tí làbíbù ṣe báwa náà bá ní fíkọ̀ ta ní confidence inú ọlọ́run yóò rí bẹ́ẹ̀ báwa náà bí ibnillahi ta'ala anẹ́bì ò kéjú qul huwallahu ahad qul a'udhu birabbil falaq qul a'udhu birabbin nas kọ̀wá kílù wọ́n bá ní kí ní kọ̀wá kílù torí rẹ̀ ìjọ bá tún bí irú béèrè un lórí rédíò ẹmọ́wùlẹ̀ fi fóònù dámúwá bẹ́ẹ̀ráhùn kí náà ń pè ní kọ̀wá kílù lọ́dọ̀ àwọn àfá kan wọ́n ní mẹ́ta ni àwọn kan ní mẹ́rin ni kí lẹ́lẹ́kẹrin kó líyá ayyóhàlìta àfihàn ìtumọ̀ kọ̀wá kílù ni pé àwọn àyà tí kúlí bẹ̀rẹ̀ wọn ìtọ́lọ ní ká nẹ́bí olónù sallallahu alayhi wa sallam torí náà rawahu ahmad bi sanadin jayyidin alimamu ahmad ló gba hadithi wa wa abu da'ud alimamu abu da'ud náà gba hadithi náà wa wa qala su'ila ahmad anha lójú ayé alimamu ahmad náà wọ́n tún wá bí òun náà ń fàtíwá pé ẹ̀dákun kí sí ìfi ògùn dáa ogun fàkọ́ọ̀lá ibn mas'ud yaqrahu hadha kullahu al-imam ahmad náà tún kó tí ẹni ó jù lọ ń bí ọ̀rọ̀ ọmọ yìí ọ̀nà ibn mas'ud ní àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam ó ìlànà ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wa fil Bukhari nínú sahihu limam al-Bukhari an Qatada láti ọ̀dọ̀ alfa ńláńlá ni tánpè ní Qatada Qatada jẹ́ kan náà wa tabi'i rahimahullahu ta'ala qultu libn al-Musayyib oni mo sọ fún ibn al-Musayyib yani pé Sa'idun ibn al-Musayyib nínú àwọn àgbà tábìí lòun náà àti Qatada àti Ibn al-Musayyib àmọ́ Ibn al-Musayyib jẹ́ àgbà àfá wọn a máa kàákúnnà àwọn ọ̀gánú àwọn tábìí Sa'idun Ibn al-Musayyib ó wà lára àwọn tí wọ́n máa ń pè ní al-fuqaha'u àwọn alfọ́ onímọ̀ fòró méje pẹ̀ pé bọ́rọ̀ ṣẹ̀rí àbá dàrú àwọn tí wọ́n ké sí lẹ́yìn táwọn sọ̀hábí ànábì ò sí mọ́ àwọn méje làgbà inú wọn ni Sa'idu ibn al-Musayyib rahimahullahu ta'ala torí náà Qatada ní mọ́lọ́ bí Sa'idu ibn al-Musayyib rajulun bihi tibbun tibbun tíbù èyí tí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ilé kéwú ni pé medicine àbí tíbù wọ́n ni lábùdó tíbù yìí minal abdaj minal abdaj inú in tí lárúbáwá fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ èdè àwọn lárúbáwá ní tí wọ́n pè ní al-abdaj kálímà kanáà yóò sì máa mí ní word and opposite ìbẹ̀nu lárúbáwá bẹ́ẹ̀ wọ́n láwọn kálímọ̀ tí wọ́n gbọ́n bá ti lélẹ̀ ìmínal àbà ìyẹn ni pé òun ni òun náà tún ní òdí rẹ̀ òun náà ni òun náà sì tún ní gíní òun náà tún ní òdí rẹ̀ wọ́n lára rẹ̀ ní gíní tẹ́gbò èyí tẹ́ ma nì náà pé tíbù ní ìwòsàn ọwọlé bẹ́ẹ̀ tíbù náà sì tún lárùn ẹnìkan sí kí ni àfáà wí nìsìn rọ́jú ló ń bì yí tíbùn àmúdí ń bẹ láàrẹ wọ́n fọ́ wọ́n sa nǹkan sí tíbù náà ní tíbù sì tó ní gíní àìláájú ìwòsàn torí pé kalimatu tob minal abudad inú èdè Lárúbáwá torí náà ó ní mo bí Sa'id ibn kọ̀kan lè súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ látàrí ìlò irinṣẹ́ ṣẹ̀tánì tá ń pè lóògùn àbásà síse èèyàn nẹ́bìrí pé ní gbogbo tí a ma wò pé ní bọ́yá àwa nìkan ní ìṣẹ̀lẹ̀ sí láyé yìí láyé Sa'idu ibn Musayyib wọ́n ti ń bí èyí ni ọwà mú ọ pé ní ààbí ah, ọba yà wọlé kankan ní o gbà kí yàn mọ́ wa lè sún móbin rẹ̀ mọ́ ìtọ́lọ̀mbá lóhun ọgbà kọgbà ní o mọ́ wà lọ́nà tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ o torí náà lẹ́ ojú ayé àwọn tábì èyí ní kọ̀tádà tí ń bi sàáyédò múnú mọ̀sáyíbi ń ìjá léwẹ́ ni tí ó bá tú in tí wọ́n fi dé yìí tó náà mọ ọ̀nà tí è já kọ́ọ̀lá Sa'id ibn Musayyib ni la bihi kò burú la ba'sa bihi kò burú innama yuriduna bihi al-islah ah ebi dáadáa ni wọ́n fẹ́ fi yíò ṣe fa'amma ma yanfa'u falam yunha anhu ẹ̀rin tí ó bá wúlò ọ̀pọ̀ fún wa ká mẹ́sì ní tí sàáìdù múnù musáyìbì wí àlàyé rẹ̀ ń bọ̀ ó wàrúwúyá an alhassan alhassan albasri lọ́dọ̀ fáwà tulabul ilmi àwọn kan wà ikẹ́ yọmọ dè mọ́lẹ̀ ní tí tọ́lébù ilmi fi yàtọ̀ fún kọrí usọ̀háfà àbí kọ́rí òsọ̀hífà àwòkọ́rí olùjẹ̀rídà ni ọmọ kéwó fi yàtọ̀ fẹ́ni tí ń kàn ká kéwú bí ìwé ìròyìn gbogbo bí ta bá ti gbọ́ tán bá ní alhassan nínú kéwú ẹlòmí ilé ma dàmúgá hassan wo lára mọ̀ tí wọ́n ń wí àwọn mọ̀ hassan táwọn ń wí o kọ̀dàrú o gbogbo bí ta ti gbọ́ alhassan tí wọ́n bá pé ọmọ lámọ́yí wàhúwà alhassan albasri wàhúwà alhassanu albasi ara nfàní tọ́líbẹ̀ ilmi yóò ti mọ̀ pẹ́ni tí wọ́n ń wí ní kọ́dà bọ́ wà kan à nínú rìwáyà iṣẹ́ àwọn àfá alábi fìnù wọ́n ti mọ̀ pé a ah, hasanu tí wọ́n ń wí yóò ni hasanu albasiri wọ́n wà wò pé ìjẹ́bi tí ó wà yìí sọ́tọ́ sí kọ́ wà ń bẹ̀ tàbí ìfì yóò fi ṣe kíní tí ó fi lẹ́sẹ̀ lẹ́ iṣẹ́ táwọn àfá ń ṣe mú o tí ọjẹ́sìn ọdá máa wà lọ́wọ́ o lápẹjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdíìsì ni alhassan al-basri inú àgbà àwọn tàbí lòun náà ọ sáàbà kọ mọ̀ pé an abi hurairata radiyallahu ta'ala wọ́n ṣe rìsáàjì wọ́n rọ̀pọ̀lọpọ̀ hadithi rẹ̀ bẹ́ an alhassan an abi huraira an alhassan an abi huraira àkọ́kọ́ tí ò ní jẹ́ kó dàrú ni pé man alhassan ta ni hassan أما قد استقر عندهم إذا أطلق الحسن وهو الحسن البصري مياباتني الحسن ألميكو هو الحسن البصري رحمه الله látara bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe wá dìdélẹ̀ ìdájọ́ àwọn alfáà ní pé kúlù hadithin anil hassan an abi hurairata radiyallahu anhu fahuwa munqati'ul isnad فهو منقطع الإسناد قالوا لأن الحسن لم يروي عن أبي هريرة pé kò rìn lẹ́ pé hassan ló ń wájú àbú rírà tí ń gbá dìsì ìbáyì ẹnìkan ló wí fún àbíká mọ́ntọ̀ iṣẹ́ àwọn àfá aládìsí nù pẹ́pẹ́ bá ti rí anil hassani an àbí ìhòrẹ́ ìràkọ́lá fíhí ẹnkẹ̀tọ̀ ó pé nǹkan mí sí bẹ̀ẹ̀ lọ wáwá kí ló dé táwọn ń wádìí bẹ́ẹ̀ torí pé ẹni tó fẹ́ dẹ̀sìn rú mọ́ wa lójú ọmọ pé Abu Huraira fíkọ ni ẹni tí è sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ta gbọ́dọ̀ gbàgbọ́ Al-Hasan al-Basri ta ń wí iná fíkọ ni àgbàfà ni torí pé kìí ṣe pé Hasan al-Basri ní ń parọ́ o àmẹ́ni tó Al-Hasan al-Basri Abu Huraira torí gbogbo yóò kù ni yóò wà tẹ̀rí yóò ṣe gíní yóò tẹ̀rí ìmọ̀ ńláńlá làwọn àfáà fi discover yóò pé gbogbo ń tẹ́ bá ti rí alhassanu an àbí huraira nǹkan kan mí sí mẹ́ ẹni wọ́n lọ wá wá bàbá mọ́ ń tọ̀hún láwàá mọ́ sí ẹni tàà lè gba hadithi rẹ̀ ni àbí ẹni tí a ní gba hadithi rẹ̀ torí náà gbogbo bí bá ti rí alhassan fahuwa alhassan al Eh, àzá àwọn ìbéèrè orí rédíò náà nù bá <laughs> eh, nínú àwọn sọ̀hábí ànábì náà kún má al'abádílà àwọn tá ń pè ní gíní al'abádílà ìyẹn ni pé àwọn abdullahi abdullahi abdullahi wọ́n pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ gbogbo bí tẹ bá ti rí tí wọ́n bá ti ní wàkọ́lá abdullahi wàkọ́lá abdullahi torí pé wọ́n pọ̀ abdullahi ibn umaru ń bẹ abdullahi ibn amuri ń bẹ abdullahi ibn abbas ń bẹ abdullahi ibn masudi ń bẹ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ àmọ́ wí àrẹ̀bà tẹ́ bá ti tẹ́bá ti ní wa qala abdullahi aw an abdullahi fahuwa man fahuwa abdullahi ibn mas'ud fahuwa abdullahi ibn mas'ud radiyallahu kọmọ́sà yọnú sógbà àwọn sọ̀hábí annabi torí náà eh, wàrúwíyà anil hassan wọ́n gbẹ̀gbà wọ́rọ̀ yí wá látọ́dọ̀ al-imam al-hassan al-basri qala la yuhillu as-sihra illa sahir al-hassan al-basri ní ẹnìkan ò ní madájú àbíkójó pìnà ẹnìkan ò ní mọ́gùn já àbíkójẹ́ gini àgbójó ológun bàbá tanra wa ló kú ọmọ iná ni wọ́n máa rán sí iná tàbá wo ọ̀rọ̀ alhassan albasiri yìí ta wọ̀rọ̀ sa'id ibn musayyib yóò fẹ́ dàmú láká ìwà pẹ̀lú tí ń bọ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam kò sí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ annabi ni àti hassan al-basiri wọ́n èsì ìsáàfà àránranrun tá nẹ́bí ọwí ọ̀tún táwọn ni ẹ̀yà sí òsì ló fi nídi káwà béèrè lọ́dọ̀ àwọn àfà pé kí ni sàídù ń wí kí ni hassan al-basiri ń wí àfà àwọn lọ́wọ́ yẹjú ẹ̀ ibn al-qayyim al-jawzi ní ti ń jẹ́ kéwùnù àwọn tó gbà torí náà ẹgbọ́n tí Ibn al-Qayyim wí tí ó wà yanjú ìrújú tí ó lè fẹ́ bọ́ sọ́kàndá ìbá nẹ́bí ti ní sí èṣù ní sàídù tó wá ní lábáza bí kọ̀ jẹ́ wípé ń tàn nẹ́bí pè ní sí èṣù kí sàídù wá pé kò sí nǹkankan àfá àṣẹ tọ́ nínú sàídù bú nínú kọ́lá ibn al-qayyim ibn al-qayyim tó jẹ́ ọmọ kéwú fún sheikhul islam ibn taimiyyata rahimahullah قال النشرة حل السحر أو حل السحر عن المسحور وهي نوعان ابن القيم لا لا ينجم بمبنك بي انتين جẹ́ نشرة náà ni ká tú ogun pẹ̀lú kíni pẹ̀lú ogun àmọ́nà méjì ló pín sí o àṣàdúnhùnmà ọ̀nà alákọ̀ọ́kọ́ hillun bi sihrin mithlihi ìfi ogun já ogun ìlọ bá babaláwo kọwàá bọ́ ṣètò tí babaláwo ẹgbẹ́ rẹ̀ ṣe ọ̀nà kanù ìmá fi ogun gan jákíní ìyẹn ni pé ogun ṣètọ́ ní kábíjá ogun ṣètọ́ ní wàhúwà lẹ́bí min àmàlì ṣẹ̀tọ̀n ìbìnàkọ́ yìí mìí èyí ńlá nẹ́bí rí fáà sí pé híyà min àmàlì ṣẹ̀tọ̀n iṣẹ́ èṣù pọ́nbélé òsìsí èméjì mẹ́ wà aléyìí yóò ṣùmọ̀lù kọwùlù alhassan ìbìnàkọ́ yìí mìí ẹmọ́ sí ọ̀rọ̀ àfá kójó pìdán ìyẹn ni pé ìmá fi oògùn já oògùn ànábì sì ti wíyàn pánbélé pé híyá min àmàlí àṣẹ̀tọ̀ fàyàtàkọ́rọ̀bù náà ṣèrù wàlmùntàṣèrù àwùlmùntàṣàrù ilà ṣẹ̀tọ́n bí ma yù hìbù fàyóbò tí lù àmàlàwù anìmọ̀sílù ibn Qayyim ní torí pé kí ni ó òun náà wà sọ fún yín pé ọ̀dà sí àgbò funfun lọ́gbà lọ́wọ́ yín ẹ̀yẹn lọ wá dúdú wá sí <laughs> àtàrí méje lọ́gbà ẹ̀lọ wá mẹ́sàn wá gbogbo tó bá ti lọ báhùn mìnà amẹ́lí àṣẹ̀tọ̀ ọ̀dà ìbò ní wọ́n gbé kí ní lọ ẹ̀pẹ̀ ìnẹ̀ lóríta mẹ́ta gbogbo tó bá ti lọ báhùn mìnà àmàlì àṣẹ̀tọ̀ torí pé àti ẹni tí ó tú àtẹni ó dé àwọn méjèèjì gbọdọ̀ sí pẹ́pẹ́ ń fúrú fún ṣe tọ́ ní kí wọ́n gbọ́ tí ẹ̀ kó tó gbọ́ tí wọn àṣírí ti bẹ̀mẹ̀nù ẹni ó dé ọpẹ́ ṣètọ́ ní ṣètọ́ ní ó sì gọ̀ kèé dáàyàn lóhun àbí kọ́kọ́ gbé nǹkan léèyàn lọ́wọ́ ọ kọ́kọ́ dá ṣètọ́ ní lóhun kó tó dọ́ lóhun àwọn àlfáà ti kìlọ̀ fún wa débẹ̀ ọ̀nà ni gbogbo ẹwà gbọ́pẹ́ nìkan àfá ńláńlá ní àmọ́kẹ́ sálù alákó tó mọ́ kírun in ti ni ni ọmọ ṣe tí ọba sì ti ṣe mọ́ bó pè wọn wò ní dáhùn àmá wọn ó o àmọ́ wọ́n já gbogbo ẹ̀pọ̀ ní ẹ̀sì ní rí wọn mọ́sálásí in tó ní ọmọ ṣẹ̀nù yóò sì máa pé yọmọ dáun ẹmọ lọ bá bùkátà yọmọ bíyá wọ́n bá ẹlòmí débi pé bọ́yá mo ti sọ́mbì rí léyìí tó jẹ́ wákẹ́rù tí gbogbo òwe ìròyìn gbé ngbàtàwà wà nílẹ̀ lárúbáwá ní Saudi nílùú Annabi sallallahu àfáà àfá Áfíríkà ní kẹsà àfá Saudi o ó sóògùn wá Mákà àti Madina náà ni o ọgbóògùn wá lé ọlọ́run ńgbà ọwọ́ tẹ̀ tí wọ́n mú tí wọ́n ní màá só léwò ló ń gbé in tí wọ́n bá ní pé tọ́ílẹ̀tì rẹ̀ alkùránì ló sí kalẹ̀ ń bẹ̀ báyìí ìtọ́sí ń bẹ lórí ni wọ́n máa tí ọba sì ti ṣe mọ́rùn ní dáhùn lópin ìgbà tí ń bá ń ṣe yọ mọ̀ pè wọ́n wọ́n mọ̀ dáhùn kí làwọn wí nì o lè gbádùn àwa láyé kọ́ wá di àlìkìyàmọ̀ kí wọ́n mọ́ láàrìjẹ́nà káwọn lọ náà àwọn jọ pàdé nù náà ní àwọn náà gọ̀ àwọn àlìjẹ̀nú burúkú iná wọn ṣe gíní wọ́n fura súnnà ní gbáyàn lọ́wọ́ gbogbo ránwọ̀n yìí bọ́bá pé ń tàà fi ń wọn pé àà ọ̀nà lélẹ̀ yìí ní kí wọ́n wí bẹ́ ó sì rí bẹ́ kí ni ìyàtọ̀ babaláwo àtàfàdá babaláwo náà wí pé nǹkan ọ̀sẹ̀ yọ́sẹ̀ bọ́lọ̀mbá ni ó rí bẹ́ tó fi bẹ́ èyí tàwà fi ń wọ́n ní pé àà wọ́n sọ̀rọ̀ kọ́ ma wá pé wòlí àmọ́ Ibn Taymiyyah àti yan o

òun làwọn alfáà fi ní gbogbo ẹni ọlọ́run bá gbà fún ṣe tọ́lọ́run nínú àlàámà áwùlìyà rahman òun ni pé wọ́n jẹ kíní wọ́n jẹ lẹ́sìn ọlọ́run wòlí ń bẹ nínú ìsìláàmù o wàlíyù ni pé hum ẹnìkan ò ní jẹ́ wòlíì kọ́ ma wà ń ta gbangba kí wọ́n sọ fún pásíkò òun tó tó pé àwọn gbé e. wòlí ìtọ́lọ́n kan wòlí ọlọ́n ni ọ bẹ̀rù ẹ̀jù innama yakhsha Allaha min ibadihi al-ulama torí náà gbogbo àṣírí ìlànà alfáà ti sọ kalẹ̀ inú súnnà náà wọ́n ti rí pé yàtàkọ́rọ̀bù àti ẹni ó dé àtẹni tó tú à méjèèjì ti gbé nǹkan kan fésù wọ́n ti gbóúnjẹ fésù kéṣò tó dá wọn lóhùn torí náà min amali ash-shaytan àtọ̀tún àtòsí rẹ̀ iṣẹ́ èṣù ni ó àwọn àlfáà ni ìtúnmọ̀ iṣẹ́ èṣù tá nẹ́bí wí ni pé ọ ká nẹ́bí ọkàn pé yíya haram wọ́n lọ lágbà àjúká nẹ́bí ọkà gbégé ni ìyẹn ni pé ó kọjá haramu ó lè súnyàn kó jáde ní ìsìlámù pèyàn ọba rọra tí ọ padà bọ̀rọ̀ torí ọ̀nà kanu o wàsá ní Ibn Qayyim náà ní sí sọ̀rọ̀ ọlẹ̀ ìrọ́nà kejì sẹ́mọ̀ kó ti sọ fún wa pé nàwà ọ̀nà ẹlẹ́ẹ̀kejì النشرة بالرقية والتعوذات والأدوية والدعوات المباحة فهذا جائز إليه ابن المسيب لا باس به بيان تي gboro àwọn afase gbe ara wọn no yani kan wa jáde jo wa gbe en kilo dede ibn musayib ni kò ṣe nǹkankan ibn musayib ó gbọ́dọ̀ nta nabi ni se su ni ó ṣe nǹkankan o wọ́n ní ó farabalẹ̀ gbalaye ọ̀rọ̀ Ibn al-Musayyib o torí náà Ibn Qayyim ní ìran ẹlẹ́ẹ̀kejì nínú nọ́ṣọ́rà ah, òun ni bí a bá rí pé ogun wọn ṣe ṣẹ́ nìyí irú èjì làbíbù ṣe ẹ̀yìn ẹṣẹ́ orúkúyà fún ẹkàl Qur'anil Karim ẹkẹ́ mú àwìdáàtì fún ẹṣẹ́ pẹ́pẹ́ ń fúrú lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹn mọ́tún ṣe pẹ́pẹ́ ń fúrú lọ́dọ̀ èṣù ìtúnmẹ́ẹ̀nu ọlọ́run ní kẹ́yìn ó pé ẹmọ́ pé gíní ẹmọ́ pé ṣù النشرة بالرقية والتعوذات قل أعوذ برب الفلك برب الناس قل هو الله أحد قل يا أيها الكافرون أكي القرآن بألك يددي نرى رقية شرعية تابيس رقية قوية أما طبعا ما سي يرون باون يرون شريع فرامو ونبن المسيب لا بأس wàl'adìwìyà wàl'adìwìyà wàdàwàtí mọ̀bá torí ọyẹ ká sọ yùn náà torí àṣejúmọ́ wọ nǹkan mí ń gbà mí ibi tọ́lọ́run ò gbédé àgbọ́dọ̀ gbé kọjá abẹ́ àti ẹgbọ́dọ̀ ibi ọlọ́run ò gbédé àgbọ́dọ̀ gbédé bẹ̀bẹ̀ lé pá kọjá abẹ́ ìtí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni pé ibi ọlọ́run wí mẹ́ni ibi ànẹ́bí wí mẹ́ni sọ́lọ́ ẹgbọ́n táwọn alfáàgí àwọn alfáàtọ̀ gbọ́ súnà yé wọ́n ni wà ládìwìyà àtàwọn oògùn àtàwọn gíní oògùn alìmọ̀báhà tọ́lọ ń yọ̀ǹda ajẹ́gbọ́lọ ń kan <laughs> kíyàn wá pé kí ni ṣe ń súnà náà ní tún lọ gẹ́gí inú ogbó ní tún sàgbó kọ̀ láìfí o bọ́bá àbí àfitẹ́ bá fi òkúta mẹ́ta síbi àrò àbí àfikẹ́ gẹ́gí méje sí gbogbo ìdí bá ti ń rí bá nǹkan mínú àmánú tí àwa bá lọ́dọ̀ àwọn tó bí wa àbí nínú ẹ̀kọ́ ta kọ́ ní pé èpo e, igi báyìí tẹ́yàn bá mú pẹ̀lú ewé igi báyìí tẹ́yàn omi òrùnbó báyìí wà ní adìwíyà ọ̀sọ̀láìyóò المباحة والأدوية والأدوية المباحة يتولون سيني حلال يتوما مباحا والدعوات أتدعى إلي سدعى فون ogbon tí ń se ní ẹ̀yẹ bá bẹ lọ́hun ọlọ́mọ́sà mú kúò inú tọ́lọ̀ ń léwò tí ó fi gbé kóòlù àwọn wọ̀nyí lọ́lọ́n yọ̀ǹda ò kọ̀ yọ̀ǹda ìmá fi mo ti kan ìmá fi tọ̀ ìgbẹ́ ọlọ́run ọ̀yọ̀ǹda rẹ̀ o ọlọ́run kọ́ mọ́sà sọ wá mẹ́ torí gẹ́bí àdéhùn pé ń gbé pẹ́ kan lóṣù náà ní kẹfẹ́ ní táìmù àti béèrè béèrè bóyá ká dó báyìí هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير الجزاء الله أسمني وشلاله آمين فقال الله سبحانه وتعالى بيتي قبل sàǹfààní fún ọláyà tí ní ọjọ́ gbèdé ìpéyàmù. So ìbéèrè á béèrè sí àmọ́ ẹgbàmíláyì ayágémi náà kọ́ síde ẹ̀mọ́ bínú tọrọ ọlọ́ so inṣàlá so gẹ́gẹ́ bí ìbéèrè tèmi lórí masala tí ẹ bá bíríkì ọlọ́wọ́ asan ní ṣàràdà. Nígbà tí ẹ ń sọ̀rọ̀ nípa wàdà awáàjù àwọn àdúrà ó yà lè ṣe àdúrà fún bẹ́ẹ̀ níbẹ̀ nínú tí àwọn àmà tí ó kọ́ mọ̀. Hmm. bóyá tí yẹn náà bá dáa torí àwọn tí wọ́n gbọ́ wa kí sì bẹ́ẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ bá wá sí ìyànnilẹ̀. mo kí sáfì. irú ẹni bẹ́ẹ̀ tí a rí pé wọ́n sa idán sí ni bàbá rẹ̀ ń ṣe hmm. àwa pè sáàrin lápèjúwe bí ìpàdúrà náà ni hmm. àwa ní Kùránì ẹgbẹ́ sẹ́rí ẹ̀ ẹ wá wọn aṣọ fún ẹwú rámpù ẹ̀ ká máa ka Kùránì sí i ó jókòó lórí àpótí ni ó kọ pé ṣèbá náà ń ṣe fún un a sì fẹ́ tú idán kù ní ara ẹni sílé náà wà nínú àwọn ọ̀dà àwọn àmọ̀báhà tàbí kò sí ọlọ́run sàn al-mọ̀báhà àwọn àdúà tọ́lọ́run faramọ́ ní o kí làdúà tọ́lọ́run faramọ́ òun lè súnà nẹ́bì mu kọ̀ sí ọ̀sùn mi lẹ́yìn àpò kọ̀sẹ́sùn kan lẹ́yìn àpò bí alfa bá al-mubaha àwọn àdúà tó wà mubaha tó jẹ́ halali níbo láti ma halali wọn nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam wa wọ́n máa hun ni kò síbì kankan tóun náà ti rí pé ẹnìkan jòkó lórí àpótí kan ẹnìkan ni ó hun lòun náà kọ kalẹ̀ wọ́n sì máa transfer rẹ̀ yọba di pé bẹ́yàn bá ṣe rú àdúrà yìí àbí kó jòkó lórí kíní àbí kó kásọ lé e lórí kọ́dẹ̀ lómi ó gá àbíkọ́ lọ gungi ó gba àdúrà

tí wọ́n ti sọ fún yín ní àbíbò òkè wọ́n ká kalẹ̀ bọ̀dí ò bá wọn sá gbọ́ tọ́ inṣáàlá náà wútìrì sọ̀láti mo kí sáfíkà lọ́nà nípa ìrun sọ̀láti wútìrì sọ̀láti wútìrì yìí mo kí sáfì tán wọn á ní tí wọn fẹ́ sùn lálẹ́ ni màá kí ṣùgbọ́n bí mo ti délé báyìí mo ti wà fatigue mo ti sẹ̀gbẹ́ lé bẹ́ẹ̀dì báyìí ìgbẹ́ ni mo sùn lọ́gbà tí ń jì í kódà wọ́n á ti pe àsàlátù kẹrù nànà òmìtẹ́ israel wàrà tán báyìí wọ́n ń gbé kàámà lọ́wọ́ ni fún àṣùbá ẹ̀dá kẹjọ ṣé wítìrì yẹn ti lọ ni àbí san gbèsè rẹ̀ tí n bá san gbèsè rẹ̀ bóyá máa ti san salamu aleykum. aleykum salaam ẹ stop ẹ bá mo rò pé yorùbá náà clear ta gbọ́ pé ǹjí nǹkan gbọ́ ni pé wọ́n láwọn kí sá fún ìdá àbí. ọkì sáfù yìí okay. torí yíò náà níbi ká sàlàyé rẹ̀ ni mo ṣe ọba ìgbẹ́mì náà ti gbọ́nù ààyè ṣẹ̀ṣẹ̀ ya sáfẹ́ àti wítìrí sọ́tọ̀ èyíò ní àkọ́kọ́ àtúnṣe ṣẹ́rí tí àwa ń pè mo rò pé ti Nàìjíríà náà lọ́ràn wọn bẹ́ ṣẹ́mọ̀ pé tí gbogbo wa gbẹ́júmọ̀ ni pé àfáà ni ẹ̀dà ní ṣáfí ngbàbá ìsálámà àfáà ni ẹ̀dà níyàn wítìrí èyí wọn dínárì lè yán gbọ́ yé pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ́jà fún ò pé òun dà níyàn ṣáfí ó sì yanjú ṣáfí ọwá ló wọn mọ̀ lọ́dà níyàn wítìrù nlé kò rí bẹ́ kò rí bẹ́ ṣẹ́rí ni pé súnà nẹ́bùwà sallallahu alaihi inú sẹ́ àtọ̀rọ̀ ànábì tíyàn bá fẹ́ wo kí literally lédè kí ní jẹ́ wítírù ọ̀nà tí ìbò ń pè ní odd number kí ní jẹ́ odd number 1 ẹyọ̀kan mẹ́ta hmm, àwọn tó ní bèèrè ò ní gbọ́ 5 ọ̀tọ̀ ní èdè faransé tí wọ́n ẹyọ̀kan mẹ́ta márùn-ún méje mẹ́sàn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bẹ́yàn bá kí wítìrí rẹ̀ rákà kan ọwọlé àbí ọwọlé ọwọlé torí pé ni in tí ọ́sá ti jẹ́ àṣó inú àṣó sí ní ẹyọ̀kan wọ́n wá wádìí lẹ́yìn ìgbà eléyìí ni fáhámù tẹ́yàn ọkọ̀kọ́ fàímà nù àdíjì pé wítìrí pé kọ́dà bó wọ́n wá rí pé ànábì èkì bẹ́ sallallahu alaihi wasallam ànábì ma kí méjì méjì inú kó kí méjì kó kí wítìrí kan inú kó kí mẹ́rin kó kí wítìrí kan àbíngbà míga ànábì a kí mẹ́tẹ̀ẹ̀ta tí ò ní kò ti kàn ah, ni bẹ̀lẹ̀ ìbọ́ọ̀fà ní pé hadithu kan tún wá wá bọ́fẹ́ bó ipé lọ́dọ̀ apá kan náà àwọn alfa wọn ládìtì náà lẹ́sẹ̀ ilẹ̀ àmọ́ká fi kún ipé arínú sí sí annabi wọ́n ni náà annabi yìí sallallahu alaihi wasallam anil butaira ńgbà àwọn túnmọ̀ rẹ̀ wọ́n ní túnmọ̀ ẹ̀ ní kéyàn ókè wítìrí ní kẹ́ni lẹ́yọ̀kan àmá hadith mo ti wí fíhì kàlà nínú àwọn alfáà tí wọ́n ní ọ̀lá láàfíà mẹ́ àmẹ́ tí ò sí èméjì ni pé nínú asúnnà àmàlìyà mọ́wulẹ̀ kí wítìrí kan kọ́kọ́ kí ṣàfún yìí ṣàfún yìí sí rákà méjì péré báwa ti sọ́ dì wọn o lè kí bówọ́ o kí mẹ́rin ọwá kí wítìrí kan bówọ́ o kí mẹ́fà ọwá kí wítìrí kan kọ́sàjẹ́ pé yọ padà kú sí àṣò torí náà yìí tí ọba máa kí irú bẹ̀ẹ̀rẹ̀ ibi ọba ti wá ni pé àti sáfẹ́ àti wítìrí lèyàn yá gbà lẹ́yìn tó bá pé ní èyàn kú mọ̀ kó ń fẹ́ yan náfílà kan láìfí náfílà gbogbo alẹ́ lẹ́yìn ìṣáì òun ló fi jẹ́ pé ìṣáì gan ní rọ́tíbù tí ẹ̀ ìṣáì ní náfílà tí ẹ̀ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yíò náà bá bá sálámà ìṣáì ni pé báyẹn di sálámà ìṣáì rákà mẹ́ta lókù tí kò rí bẹ́ẹ̀ ẹti ẹti ẹti ẹti ṣe gàmbá kan fúnra yín ládánláńlá kan bẹ̀tẹ̀ ti fojú fò ṣẹ́rí bí ìwọ̀n àyílà ṣe níná fílà tí ẹ̀ tí àṣùbá níná fílà tí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìṣáyì náà ní tí ẹ̀ nínú àwọn náfílà yìí òun lọ́wọ́ ní hadith ibn umar radiyallahu anhu ipe ẹni tó bá dún ní maraka méjìlá kan ọlọ́run ọkọ̀ lè kalẹ̀ fún lálìjánná ilé ìtẹ́ lọ tí ń wéèsì wọn o torí náfílà tí ó fi pé méjìlá òun rákà méjì tẹ̀yìn kíní ẹ̀yìn ìṣàrẹ̀ torí náà ọyẹ ọkọ̀kọ́ kíyàn ní masalasi àbí bó sì ṣe lé rẹ̀ náà náfílà ń bẹ lẹ́yìn ìṣàrẹ̀ báyàn bá wá fẹ́ kí wítírù ṣẹ́rí <laughs> ẹ lè rí bì kan èmi ò rí bọ́yẹ́ lómi lè rí ní ogbò jọ́rà àfikí èmi ò rí bì kan tó ti ní àṣáfú ìwà ìwítírù wítírù náà ni wọ́n pe gbogbo ẹ̀ kọ́dà bí yàn kí méje kí ni wọ́n pè bó kí mẹ́ta kí ni wọ́n pè wítírù náà kọ́sà ti jẹ́ àṣọ àmọ́ ń tọ́fà ni mo ti fún yín ni pé ànẹ́bì kan kẹyọ kan torí náà ní kúkúrú ká dáhùn béèrè mìí ìtọ́yẹ eh, ni yóò ṣe ni pé bọ́bá kí ìṣáyì rẹ̀ tán kọmọ ìyànà fílà méjì kí ìṣáyì ẹ̀yìn ni ó kún rákà méjì látà nẹ́bì níbi yà bá dún ní ma ti ń kí ládánláńlá bẹ̀ẹ́lẹ̀ kalẹ̀ fún ní alkiyama bẹ́yàn bá wá méjèèjì lọ wọlé bẹ́yàn bá mọ̀ pé ah, mo ti ń kò tó dìpó sùn mẹ́ta lọ fẹ́ kí ni márùn-ún ni méje ni ó bọ́bá sì mọ̀ pé ní a ah, bóhun bá sùn nísìnyí òun ó tún dìde kásùgbò tótó àti sáfẹ́ àti wítìrì ni ó dìlé papọ̀ tí ń wínú tẹ̀sẹ́ pé yàn wà ní mo ti kí sáfẹ́ ọwá kú wítìrì wallahu ta'ala a'lam náà náà àhá èyí <laughs> <laughs> àìdáhùn rẹ̀ tọ̀ ọlọ́ọ̀sọ̀ ilẹ̀ sẹ̀ràdà èyí tàbá wá béèrè ní pé wọ́n wá ti gbẹ̀rùn dúó èyàn sẹ̀kọ́ ọmọ wọ́n ti sẹ̀kọ́ ọmọ ṣe wítìrú ti jọ́ ní lọ́nu àbí èyàn máa san bẹ́yàn ọ bá sì san bó ní ó ti san ìbéèrè tó dáni bó ti ṣẹlẹ̀ sáàfà yìí ó lè ṣẹlẹ̀ sẹ́lòmínà irú ẹni tí mo lórò póhun ó jí lóru ó ṣeéṣe kó rán ó gbé lọ kí ọmọ tàjí mọ́ kò ipé ńgbà tí ọba bí jí ọjí sọ́wọ́ àṣùbá èyí tí ọba mú òun ni pé torí pé ń bẹ nú lànà nẹ́bì sallallahu alaihi wasallam wípé bí wọ́n bá ti pẹ̀rún àṣùbá bí wọ́n bá ti lè ṣe kíní pẹ̀rún àṣùbá kò sí náfílà míì mọ́ àmọ́ tí wọ́n bá ti lè pè rún àṣùbá kò sírun náà fi làmọ́ ilá rakàtẹ́yí alfàjì àfi rákà méjì káà máa kí kò tó di pé àkásùbá yìí ẹ̀yìn ló fi jẹ́ pé ní kọ̀ bá mú mọ́ béèyàn bá ti lè kí wítìrí tí wọ́n bá fi pè gíní tán bá fi pè rún àṣùbá kọ̀ mú mọ́ eléyìí lórin eh, nínú ọ̀rọ̀ àwọn alfáà lọ́dọ̀ àwọn alfáà ní mọ́dẹ̀ àwọn ní bí wọ́n bá pèrún tí wọ́n ègbèrún dúó ó sì lè kí àmọ́kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ mẹ́jà yà lọ́bẹ̀ hadithi ní fa ọkílẹ̀ àpé ní bí wọ́n bá ti pèrún ẹmọ́yàn náfílà mímọ́ wítírù náà sì ní kíni náfílà lòun náà ẹmọ́yàn náfílà mímọ́ àyàfi rákàtẹ́yí alfajì yóò sàn fi akọrọ̀bì wákọ́tí mọ̀mkì nígbàtí gbogbo ìgbà tí opportunity ń bá ti bẹ̀rẹ̀ ní ọ̀sàrí hàn opportunity àti yanẹ́fílà tó stọ́pù nìṣẹ́ kí ló jí ó stọ́pù ànẹ́bí ní bí wọ́n bá ti pèrún ẹmọ́yàn gíní nẹ́fílà mọ́ àfírákàtẹ́ ìfàjírí sẹ́mọ̀ pé tó stọ́pù nẹ́fílà yíyàn tí ó jẹ́yìn ó kíwìtì rúnù yọ́ mọ̀ wá àwọn alfáà ní immediately tí ọlọ́run bá ti sí ni ní ọ̀sáré mọ̀wà ingò lọ́lọ́run ó sí òun lásìkò dùhà òun lásìkò gíní dùhà lẹ̀kùn tó ti tì pẹ̀lú pé ẹmọ́yàn náà fílà mọ́bíá bá ti pàṣìbá ó tìnú o àfi rákàtẹ́lì fàájírì nìkan làyàfi òun ni àyàfi pé bẹ́yàn bá kí rákàtẹ́lì fàájírì tí ẹ àìyànná fílà mẹ́mà títí tí ó fi dígíní àsìkò dùhà ìyẹn ni pé ń gbà tí oòrùn ó ti yọ kọ́dá wà ní sùúrù díẹ̀ annabi ní hatta tartafi'a qaida rumuhin tó rùn ó fi lọ tí ó lò òkè di bí ọrùn kan àmọ́bò láti Muhammad ibn Salih ibn Uthaymin rahimahullah wọ́n láwọn ti fojú dáńtà wọn bí ogún ṣẹ́jú ti tó bọ́bá rí pé òun yọ láago mẹ́fà àbọ̀ bọ́bá ti da aago méje kù ṣẹ́jú mẹ́wàá ìgbọ́bá ìṣe pé aago méje lòrun ti ń bẹ̀rẹ̀ sí yọ ní sùúrù ka aago méje ọkọjá ogún ìgbà òun ni lẹ̀kùn náà fílà yíyàn tó tó ṣe kíni tòtò àwọn àfáà nígbà òun ni ọ̀sáré gan-an àǹfàní nì òmú wítìrú rẹ wá ọwá kùn kankan wítìrú ni òfin wítìrú ni pé òun ni ẹ̀fí gbẹ̀yìn gbogbo ohun ìjọ o ó sì gbọdọ̀ jẹ́ kí ni àṣò nígbàtí wọ́n bá wá ń kí wítìrí láago méje àbọ̀ àbí aago méje kọjú ogún ọ bẹ̀rẹ̀ ẹ̀rùn náà parí ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ń jíjọ́ ní ṣóyé wítìrú ni pé òfin wítìrú ni pé òun ni ẹbí kásẹ̀ gbogbo ẹ̀rùn ọjọ́ kanlẹ̀ àti tọ̀sán àti ti òru ó sì gbọdọ̀ jẹ́ àṣò náà nísìn lálórí báwọ̀ débi pé ìrun ní wítìrí lọ bẹ́ẹ̀ sàn yìí nígbà tó sì sàn sí yìí kìí sì parí ìrun ọ̀sẹ̀sẹ̀ tó ṣe bísmìláì ìrún jọun ni báwọn àfáà tí fi ma ìjìnlẹ̀ wo ṣẹ̀rí ànú o wọ́n fi ní lá yóò sán àmọ́kọ̀ gbọ́dọ̀ kí wítìrí máa o yóò sọ di ṣáfẹ́ì bọ́bá ipé wítìrí rẹ̀ tó ọmọ kí mẹ́ta ní ọwà fi kan kún àníyàn wítìrí náà lọ́dà ọwà fi gíní ó fi kan kún kọ mọ́bà kọlù òfin ṣẹ̀rí àmbò mi bọ́bá ipé márùn lọ ọmọ kí ọwà sọ di mélòó bọ́bá ipé méje lọ ọmọ kí ọwà sọ di mélòó mẹ́jọ bẹ́yàn ti máa sàn wítírù wallahu a'lam náà Majid Alaro, ọlọ́run yóò ṣe àlékún kàrámọ̀ fún wọn, òzúwa, òzúwa, òzúwa, mójútó yàrá ìyàrá lálùbáríkà yìí, ọlọ́run yóò san ilẹ̀ sàn rẹ̀, wọ́n ti kí àwọn Abdulmajid Aláró ọlọ́run yóò ṣe àlékún kàrámọ̀ fún ọ sọ ìbéèrè tèmi kò pọ̀ nípa gẹ́gẹ́ bí a ṣe máa ń gbọ́ ìmọ̀ wáyé lóríṣiríṣi tí obìnrin bá kú toyótoyó kí ọlọ́run fi irú rẹ̀ kàn wá ọ̀rẹ́ tí obìnrin bá kú nínú oyún so àwọn kan sọ wípé wọn ò ṣiṣẹ́ abẹ wọn kọ́kọ́ gbé ọmọ inú rẹ̀ kú òkúrò pé wọn ò sìnkú àwọn kan ní wọn ó sin ti oyún tó yún ni èwo ni ó ṣe èwo ni ọtọ ọba ṣẹlẹ̀ nínú méjèèjì nínú ẹ̀dá tó máa ń gbọ́n wá ní obìnrin tó bá tó ṣe toyúntoyún aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n fi sí pé wọ́n gbọ́dọ̀ wọṣọ mọ́ pé wọ́n fi wọ́n dáná sọ àbí aṣáàgbọ́ ọba kan tó wá fẹ́ mọ̀ kí ni báwo ló ṣe rí nínú ṣẹ̀rí à ọlọ́run yóò sọ wá lẹ́sẹ̀ rẹ̀ fúlẹ́ wọn lẹ́kọ̀ọ́ láwọn tó lè rọ̀bọ̀dà kàtó. ẹni ọba gbọ́ béèrè kejì kó wí pé aṣọ tán bá wọ̀ ọ̀hún gbọ́nà. Naam. Ẹni tó sin àbí? Ha, ìgbàdí èsè COVID-19. <laughs> Obìnrin yẹn gẹ́gẹ́. Ṣé bẹ́ẹ̀ sí inú? Obìnrin tó kú gẹ́gẹ́. Aṣọ tó wọ́n wù tẹ kú yẹn. Aṣọ tí ó wọ̀ tó fi kú yẹn toyúntoyún òkè kìí sàwọn tó sin. ẹ̀wọ̀n á ní sábà bẹ́ẹ̀ sí sábà bọ́ aṣọ yẹn pé aṣọ yẹn níbọ̀dì ọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ẹ̀gbọ́n ọ̀wọ́ pé aṣọ yẹn ìgbà kí wọ́n òkè aṣọ tó kù gan wọ̀ òkè kìí ṣe bá àfa àti wí. àdán ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òkú tó kú lórí oyún yẹn wọ́n ní ṣé wọ́n sọ pé. mo mọ gbọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀dà ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé alfáà náà sàdúwà pọ́lọ̀ mọ́bìnrin sàdánwò fún ẹni kọ̀ọ̀kan wa o àmáwọn tó bá jádánwò fún náà ànábì fún wọn ró dùnnú ìpé náà tí ọlọ́run fi gbẹ̀rú rẹ̀ ní ṣàhídí òun ni kóbìnrin ó kú ti oyún tóyún ọ̀nà rẹ̀ abẹ́lọ́run gbogbo àwọn tó bá jádánwò fún bẹ́ẹ̀ ọlọ́run má sàbá wa pé àdéhùn rẹ̀ fún wọn àmọ́ ètò kan àwa ni pé àwa ta sẹ́kù ta gbọ́dọ̀ mójútó òkú ẹni tó kú toyúntoyún bó láàsì àfá ni wọ́n ní èyàn ó gbọmọ kó nú rẹ̀ kò yé ṣe dandan ó ní tí ma ń fà yíò ó ní tí ma ń ṣe kíni tí ma ń fà obìnrin tí oyún rẹ̀ di oyún oṣù méje àbóṣù mẹ́jọ àbóṣù mẹ́sàn-án fi ghalibi dhannina nínú tí ó tó gborí jù lérò ọmọ ànẹ́bí adama ni pé alàyè ní bẹnu ẹ̀ pé ọmọ tí tí ń ṣe ẹ̀mí ní bẹnu rẹ̀ òun làwọn alfáà tí wọ́n máa wo àwọn alfáà tí máa dá sí rọ̀rọ̀ báyìí àwọn ni wọ́n máa wo ń tàà pè ní alkọ̀bọ́yá àtìbíyẹ́tul medical practice ń gba òde òní kí àwọn ni wọ́n máa ń wòye irú yíò ń pé ah! bọ́bá ẹ pé àwọn dókítà arípọ́mọ̀ èyí ń ní wọ́n ni tí wọ́n fi wò ó pé ìyá ló sì ti kú yìí à ah! bọ́bá ẹ pé bí wọ́n bá la inú yìí ọmọ ìyọ́ jáde ní ààyè kọ̀lá ìbí kọ́dọ̀ ó lè jẹ́ dandan àmọ́ pẹ̀lú pé kọ́ dá wọn lójú wípé 1 alààyè lọ́mọ yìí 2 àwọn orí gbé jáde ní sẹ́mọ̀ tí wọ́n fi fi kọ̀ndíṣàn ńláńlá bá wọn kalẹ̀ òun ni pé ní mùsùlùmí ó ní ọ̀wọ̀ àtààyè àtòkú rẹ̀ bá a sí lè tọ̀bẹ́ bọ́ mùsùlùmí lé láyé káàmà bá ń lanú rẹ̀ bọ́ bá kú náà gbọ́dọ̀ tọ̀bẹ́ bọ́ àbítọ́ bá níjì òun là nẹ́bí sọ̀rọ̀sọ́làm se wí ká gbọ́ yìí náà annabi ní fa inna kasra idhama al-mayyiti ka kasrihi hayya annabi ní ẹlọ mọ́ o ẹni ọba kan ogun èkú eegun òkú ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìgbà tó kan eegun rẹ̀ nígbà gúnbẹ̀ láyé náà gbogbo ẹni tí ń lọ dẹ̀sẹ̀ ìkúté àgbókẹ́tẹ́lẹ̀ ń dẹ ma gbé ma lọ tẹ sàárì òkú ma kán ẹ̀ṣẹ̀ ńláńlá ni o láti àwápẹ́ni tí ń sóògùn

àpọ́nlé tọ́lọ̀ ń ṣe fó kú ìyá ọgbọ̀dọ̀ níbi tó ṣe kí ni tọ pàtàkì tó sì dá wa lójú tí èsì pé afẹ́kàn yẹ̀wò ní bọ́yọ́mọ̀ wọn yé báyá kò ní yé wà ní 1 ọmọ ìyá láàyè ni 2 a pẹ̀lú ògọ́lọ́run pẹ̀lú gbìyànjú wa àwa náà mọ̀ o àmá ń pẹ̀lú gbogbo ìmọ̀tọ́lọ̀ ń pọ̀ wá o àrùpa lè káfíṣẹ̀ntì hápò tó mọ̀ ìyá rẹ̀ kí wọ́n rárá yóò bẹ́ sí inú rẹ̀ wọ́n gbé ọmọ ìjáde wọ́n sì dénú kí ẹ padà kí wọ́n lọ sí àmọ́ mo ní kìí ṣe dáadáa ah, ẹni ó kú tó ń ṣẹ̀ṣẹ̀ bí oṣù méjì àbọ́ ṣẹ̀ṣẹ̀ bí oṣù kan àbí gbogbogbà tá bá ta hayatan mustaqirratan la yahya hayatan mustaqirra kò lè live independently kọ́nà bẹ́ẹ̀ lẹ́ gbé jáde pé a ah, wọ́n ti fẹ́ ẹ̀mí sí ilá ọmọdé ètí ìlójú àbọ́mọ tó pé ẹnu rẹ̀ yìí torí iṣẹ́ Ọlọ́run pọ̀ lára wa bẹ́nu yóò ti dí pọ̀ tẹ́lẹ̀ ní gbogbo ọwọ́ yìí pé ti wà pọ̀ tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ sí ó ti lẹ̀ mọ́ inú nìí kọ́nà bẹ́mi ń bẹ lára ilé yíò bẹ bá wulẹ̀ gbé jáde kò lè live successively irú ilé yíò wọn gbọ́dọ̀ ṣe ǹtí ha kò hórùmà mùsùlùmí o wọn gbọ́dọ̀ ṣe kíní wọn gbọ́dọ̀ fa ọgbà àpẹẹlẹ obìnrin mùsùlùmí kọ́nà bọ́jú wọn ó sin pẹ̀lú oyún ọ̀nà rẹ̀ náà ni ní ìdí kí ní ẹ̀hẹ́ àfáà wí kan ẹjá dáhùn yóò náà torí ó lè jẹ́ pé wọ́n wí náà nù èyí tá àfáà wí ilé mìíràn gbọ́ yí ipé wọ́n lé àwọn tó sin pé aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n fi sin wọn ọ̀gbọ́dọ̀ wọ́ mọ́ èyí ń wà kọ́rọ́bù torí ta ní ọ bọ́ sọ lọ́rùn òkú tẹ́lẹ̀ tí so bọ́yá ìta wọn bọ́bá yìí náà ni kan fún pé ní àbá ti wá kan tẹ̀ẹ̀sìn òkú ẹmẹ́jà àwọn èèyàn máa sáfókú mùsùlùmí o nígbà tó pé bóyá sọ tuntun lọ́ká mọ́ ẹlòmí lọ́rùn bẹ́bá ti gbé fátíwà pé àbíkọ́ lọ jásọ yìí ná yọ́kàn dọ́gbọ́n bígbà tí ń lọ tọ̀ ní ẹmẹ́jà nira wa láò kọ̀sẹ́rì kankan fún ìwò kọ̀sẹ́rì kankan fún ò àsọ tí èèyàn bá wọ ẹnu bẹ́gbin bá ta sí bóyá ń bí wọ́n ti ń wẹ̀ nǹkankan jáde lẹ́gbin lára rẹ̀ ẹfọ́nù gbogbo báhùn náà lọ àmọ́ bẹ bá ti wá wọ́sọ tẹ́ fi sin aláboyún àwọn gbogbo abáwádìí yíò àwọn àṣà àṣà tí a padà máa sọ di nǹkan máa ra wa lọ́rùn wọn ewé ẹjọ́ jímọ̀ wọn ẹgbẹ́ ìkanẹ́jọ́ alàmísì ẹ̀páwà láfi ogbò wàhálà yóò bọ́ra lọ́rùn ẹlòmí sí ń bẹ lẹ́nu ẹ̀dìsìn dísìn wọn èé fárí ń jọ kìíní wọn èé gé ìkanẹ́jọ́ alàrúbá wọn èé lẹ́yìn tí ọ̀sẹ́ rí kán fún nọ́rọ̀ ọlọ́run àti ìlànà nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ èyí wọn ò ṣẹ̀sìn ìṣẹ̀sìn ló bírù yíò bọ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn ẹ̀yìn abọ́sọ láàrùn òkú sí àwà pínfẹ́ nìkan gbé wọ́n ni ọmọ lọ́wọ́ ní gbá bá láwọn oṣù yìí ná kò sí nǹkankan kò sí nǹkankan wallahu alam náà ẹ̀m kọmọ̀ ìpá ni wọ́n bèèrè gbogbo bèèrè mélòó ni bèèrè wọn àti mú méjì mẹ́ àwọn tó wà ń tò náà ìbéèrè mi ni pé nípa gbàtẹ́ ń ṣàlàyé sọ̀dáàtù àlùwítìrì. àlùwítìrì. náà wọ́n á sọ pé àsìkò tí àsìkò mi ò tún sí. náà. ni ó ń tọ̀ mú máa retí. náà. ẹ wá sọ pé àsìkò tí ó sì yẹn jẹ́ àsìkò sọ̀dáàtù duha. ni wà kí fa sọ̀dáàtù al-ishraq pé kí ni àlàyé tí ó wà láàárín sọ̀dáàtù al-ishraq àti sọ̀dáàtù. <laughs> ok. Eh, ọ̀dà ọlọ́wọ́ sọ ilẹ̀ sàdádá alfa ní eh, a ní àsìkò tí ìrun tó sí òun lásìkò duha àwọn sì ti mọ̀ pé ìrun kan bẹta nẹ́bí sọ̀rọ̀sọ́lọ́m níbi yàn bá wá mọ́sálásí àsùbá tó kí jàmá tó wá jòkó ní àyè rẹ̀ mọ́sálásí nìna tó rùn fi yọ tó fi wá lé ogún ìṣẹ́jú bá ti sàlàyé lẹ́ẹ̀kan ìpé ànẹ́bì ní kẹ́yìn ó dìde kọ́ náàfílà ọ̀kankan náà ni ìtúnmẹ́ ní pásíkò bùhá bẹ̀rẹ̀ nù ní tó jẹ ń pàápọ̀ nù ṣẹ́rí tó signify pásíkò téèyàn lè yan bùhá bẹ̀rẹ̀ ọ̀nà làdífì tẹ́wíhùn ìgbàtà ń dìde kírun pòórùn yọ ọwá lòkè díẹ̀ bí ọrún ìgbà náà nìbẹ̀rẹ̀ kíní ìbẹ̀rẹ̀ sọ̀látù dùhá náà Nam, a ìbéèrè tèmi ni pé kí ni òfin ṣẹ̀rí àsọ lórí business bitcoin. Bitcoin. Nam. À, èyí wọn gbásìkò púpọ̀. Àmọ́ ìbéèrè tó kan kálukú ní kọ́dà lánàá lánàá ẹnìkan ti bí ní. Lánàá ẹnìkan pè mí lórí fóònù. Mo tún wà ń bì kan lánàá àwọn àgbààgbà wa nílọrin IEDPU ẹnìkan náà tún bí ní nínú wọ́n béèrè yìí náà. Obìnrin pé ó ti kálé ó ti ká oko sẹ́rọ̀rọ̀ bitcoin òun kà jẹ́ kan nínú àwọn tó ń pè ní cryptocurrencies wọ́n pọ̀ àmóhun lọ gbajúmọ̀ jù ní ìdájọ́ sẹ̀ríà lórí cryptocurrency yẹn máa béèrè ó bitcoin o ó jẹ́ nǹkan míì ìyẹn ni pé owó gbà ló dé owó gíní ìgbà owó gbà torí pé gbogbo ní owó táwọn èèyàn mà láyé wọn ìmọ̀ cryptocurrency ìyẹn ni pé owó tó ṣe pé ní a lè mú lọ́wọ́ pówó mi ní orí kọ̀mpútà náà ni kó wá tí ń lówó ibẹ̀ náà ni tí ń ta owó rẹ̀ ibẹ̀ náà ni tí ń rà èyí tó wá burú ni pé ní ọ̀sẹ́nìkan tí ń regulate rẹ̀ kọ̀kan jọba kan kọ̀kan authority kan ibi tí wàhálà rẹ̀ wà nù òun làwọn àlfà alágbàáyé títí dì sí ọ̀rọ̀ wọn pín sí méjì pẹ̀lú páwọn kan wò ń wò pé gbogbo ẹni tó bá ní ókọ tí wọ́n ń pè pé kọ́rẹ́nsì ni tán bá ní kọ́rẹ́nsì ni kọ̀sáàfà àti ọ̀fẹ́ pé halali torí pé ìdájọ́ kọ́rẹ́nsì ti yanjú mẹ́yàn bá máa fi owó kan pààrọ̀ owó kò sì ṣe é ṣe níbi cryptocurrency àmáwọn alfáà tí wọ́n pè ní halali àwọn ni kí ní ìbá tí ń wò yìí wọ́n kẹ́ pè lówó ni wọ́n kẹ́ ní currency ni asset lélẹ́yìí pé bí kíni bí kíni bí ọjà ni bí ọjà téèyàn ń tà ni àwọn yíò làwọn ní báwọn bá fojú pé á ọ́rà ní iye báyìí lónìí ó sì di lọ́la wọn ló di iye báyìí tẹ́mọ̀kẹ́ bí n bá ra omi yìí ní 1 naira lónìí kọ̀bá àdí lọ́la kí n gbé 100 naira mọ́ fẹ́ ta àwọn ìmú yẹn sí ní májọ́rẹ́ ni kí ọ́rà àwọn lè kò burú bá bá fojú pé kíni bàbá fojú pé kèé ṣe wọ́n wulẹ̀ pé ní kọrẹ́nsì ní kèé ṣe pé kátírìtì rẹ̀ bí asset àmọ́ lódodo ta bá wò báwọn tí ń pè pé kọrẹ́nsì ni kò lè jẹ́ hàláàlì fọ́pọ̀lọpọ̀ òdí àkọ́kọ́ ni pé bó láàṣe máa lo òfin ìmọ̀ exchange owó síra wọn òfin pàtàkì méjì ní ń bẹ òun ni pé sàwá òǹbí sàwá wàyádùn bí sàwá òbí sàwá yóò ṣe ṣe ń bí bitcoin kí ni wọ́n jòkó ti sí torí gbówó rẹ̀ ń jura wọn lọ́rẹ̀ ní wọ́n bá ti di pé iye bitcoin tó bá kó wálè nínú fún ọ tàlẹ́rì ń bẹ̀ mọ́ bí wọ́n bá exchange the same currency mọ́ra wọn kò gbọ́dọ̀ lé èyí wọn ò ṣe ṣe ń bí bitcoin àbí ọ̀bọ́sẹ́sẹ́ kọ̀sẹ́ tí ó ṣe mọ́ ìjọ́ bí ń ṣe náà ni pé iye báyìí wọ́n yóò sì di iye báyìí ẹ̀kejì òun ni yádán bí yádì owó tèmi ní owó tí ẹni lọ́pọ̀lọpọ̀ ọgbà náà ọmọ níbi interval tí è ṣe pẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀yin tẹ́ ń ṣe ẹlẹ̀ wí o àmẹ́yìtáwà gbọ́yé lọ́dọ̀ yín òun ni pé o lè má ṣe ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ pé kí wọ́n kalẹ̀ tẹ́yìn náà bá ṣe é ṣe kò lè bá ṣẹ̀rí àwọn lófin kẹni kọrẹ́nsì èyí tó ti ẹ̀wà pa bambari ní pé àwọn alfa wá ní annabi náà anilgara náà anilgara annabi ní gbogbo ọjà tẹ́ bá ta ọjà dìndìjú ẹmọ́dẹ̀bẹ̀ o ìyẹn ni pé ọjà tí uncertainty ibẹ̀ bá ga wọ́n ni tí ń jẹ́ uncertainty bí cryptocurrency ọkù ọlọ́gá o torí tí ó lè jẹ́ 1 naira lónìí <laughs> ó sì di 1000 lọ́la ó sì lè padà di 50 kọbọ̀ lọ́túnlá torí náà ìmọ̀ràn ni pé ẹ̀ẹ̀gbẹ̀yàn bá lọ́nà míì tó clear ọmọ lọ sówó rẹ̀ torí páwọn tí ìsáàfà gan wọ́n ń wọ́nu wá lórí ọ̀rọ̀ cryptocurrency yìí pé kọmọ́dà bí àwọn kan tí wọ́n gbé ponzi scheme kan wá mmmmmm wọ́n ma tàn yí tẹ́ ma gbádùn ẹ̀ tẹ́ ma gbádùn ẹ̀ gbọ́ bá dẹ̀ náà torí pé bí wọ́n bá kó gbogbo owó yìí lọ́la ọ̀sọ́lọ́pàá ìmú wọn o kò síjọba tí ń reguléjì rẹ̀ kò sí báńkì tí ń reguléjì rẹ̀ bí wọ́n bá dojú <laughs> kọ̀mpútà rú torí náà àwọn gan wọ́nu agbẹ́gbẹ́yìn ó se pẹ̀lẹ́ o wallahu ta'ala alam Joseph ìbéèrè tèmi ni pé ẹni tó jẹ́ náà ẹni tó jẹ́ dókítọ̀ tó já pé wọ́n ń tamilé fún ìfẹ́ wọ́n fẹ́ tamilé fún ìfẹ́ náà tó sì rí pé tó fẹ́ ṣe ṣe lọ́nà àlàyé ṣe pé bóyá iṣẹ́ rí àgbà wo nínú ilé ṣe. Hmm. ǹjẹ́ ó lè cooperate pẹ̀lú pé kóun náà fi ìmọ̀ ṣe torí ọjọ́ iṣẹ́ rí àgbà wo ló máa. ọ̀dà ọlọ́wọ́ sàn ilẹ̀ sàn mo rò pé béèrè mọ́lá àbùkọ́ lórí iye ẹ má bínú àtijẹ́ ta lẹ tí ń pè ní bóyá tẹ́ fẹ́ béèrè ló <laughs> mo bízì ní <laughs> ìbéèrè ńláńlá ni

ìjíyàn lè wá pé kí n pè pèpè ara mi dé èyí tí ṣẹ̀rí à faramọ́ jí n kọ́ yọ ti àrámù ìwò ọ̀dà ah, sẹmọ̀ bí ọba ṣẹlẹ̀ mú ní bèèrè gbogbo ọ̀nà ní ṣètọ́ ní sí lè ẹwọ́ bí wọ́n ti wù yí nìsìn ó lè jọ bí ọ̀rọ̀ gidi pé á ah, torí tí ọba túkọ́ ti ṣe lé ìwò kalẹ̀ níjọ́ tí aláàdí bá dẹ́un náà yọ́kàn sí ń ṣe kú se ní yọba páyàn <laughs> kọbámu òun kọbámu ní tí òjò bámu ni pé nínú sẹ̀ríà gbogbo gáyà tí ọba ti dáa wà sí ìlàrẹ̀ ò lè dáa òun làwọn àlfọ́ oníṣẹ̀rí àti gbé príncipù ńláńlá kalẹ̀ pé alwasailu laha hukmul maqasid alwasailu laha hukmul maqasid bí n ta fẹ́ àchífù bá dáadáa kọmọ kìíní yìí ṣe ọ́dá kọmọ ṣe ó ṣe gíní àbí kíyàn ọmọ ti àláàlì ṣe toríjọ́ tí àláàlì ọba dé sẹ́mù pé rò tọ́ dáa ní ọwá kù ọ̀nà wo lọ <laughs> ṣẹ̀rí ó tún wo ọ̀nà ní ọ̀fẹ́ gbà bó ti lè wù kí èrò rẹ bí tọ́ ń lọ ọ̀nì bó ti lè wù kọ́ dáa tó bọ́ bá ti rin ọ̀nà tí ọ̀dá ṣẹ̀rí ó lérò náà dáa ìtumọ̀ kan ìdáhùn alwasailu laha hukmul maqasid torí náà àìlò wàsílà ń tọ́lọ́wọ̀ fẹ́ kápẹ́ nítorí pé aláníyàn tí ọ̀dá àtà ń lọ irú ẹni yìí kó wo ọ̀nà míì alhamdulillah ní ibi táyé dé lónìí èmi máa sọ fún irú àwọn ọmọ ìyá wa málàbẹ̀kọ́dírì àtàwọn tó wà ní medical field náà ìpè Nigeria nìkan ló kù níbi pé àbí dandan káfẹ́ èèyàn kọ́sẹ́ ká tó mọ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sìtútù tí àwa mọ̀ níta nàìjíríà ẹ̀tọ́ ọmọnìyàn ọ̀gbá mọ́ àwọn ọ̀jẹ́ ìkójú ẹ̀sìn wó ẹ̀tọ́ ọmọnìyàn làwọn ọ̀gbá mẹ́rin bá dé uith nísìn aláàrẹ̀ àwọn ọmọ tí ń kọ́sẹ́ bí mẹ́jọ wà lórí rẹ̀ ẹ̀rọ ti bò ń gan pé à sí ọ tó báyìí ni <laughs> so èyí ń là rọ̀ wọ́n kí wọ́n wo tí ń ṣẹlẹ̀ láwọn ìbòmíì wọ́n ti láwọn ọ̀nà oríṣiríṣi tó pé ní tí ọba tí ẹ̀ need àwọn nǹkan nínú ṣẹ̀ríà ní pé alwasailu laha hukmul maqasid ok kò tí ma ṣe iná ní ok òun kí ń ṣe àhà ẹ̀ẹ́ ṣẹ́jú bẹ̀rẹ̀ wọn yé nìsìn ìyẹn ni pé ìdáhùn tàkọ́kọ́ ta dáhùn náà ọba mú ìyẹn fẹ́ ni tó fẹ́ dánwò gan wọ́n wá lélẹ̀ yìí kóhun fẹ́ dánwò àmọ́ òun náà ó ṣe gíní òun náà wà ń bẹ èsì ní pé wátà wà ní alàgbẹ́fẹ́ wátàpọ̀ wà látà wà ní alẹ́lẹ́fún wà lọ́dọ̀wà rẹ̀ ọlọ́run ní ìtẹ́ bá ti Hello, assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ̀ka alẹ́lá gbélé alábàákà ẹ̀. Ẹ dákun béèrè tèmi ni pé obìnrin tí ò bá ní ìmúra tí máa fi àìdọ́, wọ́n gbọ́ tó lè fi ọwọ́ kan Al-Qur'an. Hmm. Obìnrin tí ò ní ìmúra tí ń fi àìdọ́, tó lè fọwọ́ kan Al-Qur'an. Ó ti yẹ, ó ti yẹ. Ọlọ́run sàn ilẹ̀ sàn dáadáa. Obìnrin tí ó wà nínú àìmára ń ṣe nǹkan oṣù ìjó lè gbé alkùránì lọ́wọ́ ìjó lè fọwọ́ kan alkùránì karim èyí tí àwọn alfáà ma gba àwọn obìnrin wa níyànjú kòrúján anìlfìlà kòrúján anìlfìlà ìta àwọn afá ń pè ní kòrúján anìlfìlà bí ní pé púlẹ̀ pa gbogbo controversy yìí tí ẹnìkan lọ́dá ẹnìkan ní ọ̀dá ṣe báyìí kọ́ ṣe gíní kọ jáde yányán kò nú controversy yìí òun ni pé tóbìnrin mùsùlùmí tó wà nù haibọ̀ àbí nìfàásù tó bá nìdí àti fọwọ́kà alkùránì fàlìyàkún mẹ́wàá hijab aw mẹ́wàá hijab kọjẹ́ kí nǹkan kan kọba ọwọ́ òun kọmọ̀sẹ̀ pọ́wọ́ rẹ̀ gan ní ọkàn alkùránì òun ni tẹ́ bá rọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní Makka ní Madina Eh, ọ̀pọ̀lọpọ̀ wọn eh, ọlọ́run ṣe rọrùn fáwọn àwọn ọmọ tí ń kéwú tí ń hákùrá ní tí wọ́n wà yunifásitì láwọn ọmọbìnrin wọn ọmọgbà táwọn ò ní má dáa kùrá ní wọn ò sì wá lè sọ pé ní àìdọ̀ ti dẹ́rẹ́ mẹ́jú kò lé nígbà táwọn mẹ́rin bá lọ lọ́sẹ̀ yìí táwọn eh, mẹ́fà láwọn ẹ̀dọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ilé kí wó tù ní tí wọ́n máa ń fi glove wọn bọ̀ ọwọ́ kọ́dà àwọn tó máa fún wọn láwọn kankan tó pé ní gbígbà téèyàn fi ń sí kùránì báyìí bí ike ọjọ́ bí ike táwọn kan máa fi wọ bàtà wọn wọ́n lè máa fi wọ́n máa provide ẹ̀ fún wọn tó gbé yọ́ máa fi sí kùránì tọwọ́ rẹ̀ fi ní kan èyí òun nẹ mara tí a gba ẹ̀yin obìnrin wa torí pé mo ní controversy wà ń bẹ láyà má sùúrú ẹ̀lànmọ̀tọ̀ àrùn áyà kùránì jẹ́ òrújú ni olúwa ní ẹnìkan gbọ́dọ̀ fọwọ́ kan o àyàbí gíní àwọn tó bá wà ní mọ́tótó àwọn àlfáà wá wọ́n fi màhànra wọn ẹ̀rí iná sẹ́yìn mọ́ wọ́n fi màhànra wọn ẹ́ nígbàtàwà wà lè kéwú tàbá ní ìfìtàlọ́bàlò làmá àwọn àfáà ya pẹ̀lú onígbẹ̀nà ọ̀hún àwọn àfáà wọ́n ní ya pẹ̀lú ẹni àwọn àfáà fi ìmàhànra wọn ara ẹ̀kọ́ tí èèyàn kọ́ lè kéwú jọ́un náà pé àwọn àfáà fi ìmàhànra ara wọn torí pé wọn ò fẹ́ ká mọ́ páwọn àfáà ya pẹnu àwọn àfáà fi mọ̀ ara wọn wọ́n ní láyà sùúrù pronoun bẹni ẹnìkan má fọwọ́ kan wọ́n ní ya'udu ila al-lawhil mahfuz wọ́n ní lawhil mahfuz lọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ kó tó di pé àyà yẹn ó dé ó fi hàn pé ẹnìkan ò ní fọwọ́ kan àyàfà àwọn màláìkà tí wọ́n jẹ́ tí wọ́n wà ní mara tí wọ́n wà ní mọ̀tótó àmọ́ púpọ̀ ní àwọn àpáàdá ọ̀rọ̀ kùránì lọ́lọ́run sọ ní à láyà mọ́sùwú bẹ̀rún kíni alkùránì karimu torí na khurujan anìfìlàáàrù alhamdulillah àbò múnkankan tí ọmọ àbí ǹ ọjẹ́ ti rọrùn àbò ní kùránì lórí fóònù rẹ ọparí ọ̀rọ̀ gbogbo láyà mọ́ sùú àfáàkùn tú kó débi gíní ọdé kùránì orí fóònù o lè mọ́sà kùránì tí ní electronic copy kùránì tí ń bẹ lórí fóònù ẹ̀ẹ̀ntà ń wí ni pé kùránì o ní orí fóònù orí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tá ń gbé lọ́wọ́ kí ní ẹ̀yin obìnrin ẹkú lè máa lò bẹ̀bá wà ń gba haibọ̀ Allahu ta'ala Wa alaykum wa rahmatullahi wa barakatuh ìbéèrè mi lọ báyìí pé ẹni tí ó létí gbà tó wá dé mọ́sálásí wọ́n ti kí rákà kan tán rákà kejì ló bá ṣé tí yóò bá dá irun náà padà ṣé rákà kan ní ọ̀sán ni àbí yóò fi kí àyílà lẹ́ẹ̀kan ni mo ní kí n béèrè kí ẹ dákun ẹ bá mi nàní rẹ̀ fún. ọlọ́run ọ̀sán ilẹ̀ sàn dáadáa ẹ dákun ẹjá ẹjá wo tàwọn ará Tógò yìí kọ sí ẹ rí i pé béèrè tí ń dà wọn láàmú bí ẹ̀sìn ni wọ́n ń béèrè irú àwọn béèrè báyìí ni ọ̀dà bẹ́ẹ̀ bá fẹ́ béèrè béèrè mà jinlẹ̀ kọ́lọ̀ bá fà nílé kọ́lọ̀ kéwú mo fẹ́ pàkíyèsí wa sí yẹn ìbéèrè tí bọ́yárakùnrin àbárábìnrin ìbéèrè ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ma kó sí ni o èyàn dé jímọ̀ ní masalasi wọ́n ti kí rákà ẹyọ kan ṣe san rákà kan ni àbíngbà tí ò ti bá gbogbo jímọ̀ kíkọ̀ bá gbogbo yóò kíríà ọ bá bọ ṣe kan wá àbí wulẹ̀ sálámà wá dìde yóò kí zuhuri Eh, ìdáhùn sórí eléyìí òun ni pé ọ̀nà méjì lọ̀rọ̀ náà pín sí ó nípìlẹ̀ nínú ṣẹ̀ríà torípa annabi sallallahu alaihi wasallam no hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ annabi ni man adraka raka'atan min al-jum'ati faqad adraka as-salat injota annabi ó sọ beyan tí ma baun ọ̀tọ̀lọ́nà tá annabi sọ beyan ó ti bá àti gbogbo orun yòókù ẹni ọ bá jàmá kọ́ràbọ̀ bá bá sálámẹ́ ó ti bá ìrun ọkàn mú èyí tó kù wà ní kèsí pọ̀ báraka là ń ọba ìrun ni ọba ìrun àmọ́ ìrun ò bẹ́ẹ̀ jíma kò bẹ́ẹ̀ níbo ní jíma ànábì ni man adraka raka'atan baraka kan completely kò tó wà ọba kíni kíni ọba jíma torí náà jíma yàtọ̀ ń bẹ̀ẹ̀ ní sí gbogbo ìrun wákàtí mara òun ló fi jẹ́ ọ jẹ́ pé ẹni ọba ti báraka kan ànábì ní kí lọ bá ní ọba jíma ìrun ráka mélòó sì ní jíma mélòó lókù tí ó kí ẹyọkan torí pé ànábì ti ló ti bá jíma ẹnu tó kù ti jíma ẹni tí wá ṣe pé ńgbà tóun dé ìmáàmù dìde rùkú rákà kejì ló tó wọ jímọ̀ sẹmọ̀kẹ́kọ̀ báraka hun rákà mélòó ni ọ̀bá hun kọ̀ báraka méjì nù àmọ́ wọ́n jọ forí kanlẹ̀ ní lẹ́ẹ̀méjèèjì wọ́n jọ ṣe àtáyá ni wọ́n jọ sálámà ni ìjọ bá jímọ̀ kọ̀ bá jímọ̀ tí jímọ̀ yàtọ̀ fún mínú kọ́ràbọ̀ ìpele immediately tí máa mú dìde rùkú ló ti bá wọn wọ́n jọ dúó díẹ̀ wọ́n tún jọ forí kanlẹ̀ wọ́n tún jọ ṣe gbogbo ẹ̀ só tí báraka kan ọba jìmá irú yíò àìlà lókù tó kì ǹkan ọkàn ṣe ni pé wọ́n náà kàn sálámà pẹ̀lú wọn bí wọ́n bá ti ò ní dìde o torí mistake nínú ọgbọ̀dọ̀ wá fà ní ẹ̀yìn wọn ma continue zúrí ọ sálámà ọlọ́run ó fọ́n ládá pé wọ́n náà wa ládá pọ̀ lọ́dọ̀ ọlọ́run àmọ́ ò ní jẹ́mọ́ ọ̀bá ọ wà kí ìrun zúúrì rẹ̀ ó kí nígbà tí kí zúúrì ó kéú jákà bó kéú jẹ́jẹ́ ó kéú jẹ́jẹ́ rákà mẹ́rin wallahu ta'ala a'lam ìbéèrè wọn kẹyọ kan àbí ẹjáfẹ̀ kan kiri àti wọn káàtí àwọn ọmọ wa yóò ti fi wọn lọ náà kàláwọ́lá alápàtà ìlàbílà lè rẹ̀ sí àfi kíkí tí wọ́n àfi kí gbogbo wa pátápátá tàwà nínú ilé ẹni tí ó ti ṣe àlùwàlá láti ilé tí ó wá dé mọ́sálásí ó dé mọ́sálásí ìtọ́ngbọ̀n kò sí àyè ibi tí ó ti lè tọ ìtọ̀ náà nítòsí wọ́n sì ti fẹ́ gbé ìrun jàmáà dúró àmọ́ òun gẹ́mọ̀ kóhun lè mútọ̀ ìmọ̀ra títí òun fi kírun tẹ́ ìjó lẹ́tọ̀ láti kírun bẹ́ẹ̀ tó bá kírun tẹ́ kó tó lọ́wọ́ tí yóò tọ̀ ní àbí ni kí ó lọ́wọ́ ibi tí yóò tọ̀ ní kó tó di pé yóò wá sẹ́n irun tiẹ̀ Eh, ọlọ́run san yín lẹ́san dáadáa ìbéèrè wọn ni pé ẹni tí tọ́ ń bẹ lára rẹ̀ àbí só ìyẹn ni pé ìtọ̀ ń gbọ̀n tèsí pọ́tọ̀ sára là ń wí o ìtọ̀ ń gbọ̀n àbí ìsó ń gbọ̀n àbí ìgbẹ́ ń gbọ̀n ó sì dé mọ́sálásí mọ̀rọ̀pẹ́rù àrùn tí ń ṣe wá bí náà lọ́dọ́dọ̀ tí wọn náà ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa lóòótọ́ kò síbi tẹ́yìn ó ti bí a bùkátà ń bẹ́ kọ́rà bó ṣe tọ̀ náà wọ́n wá sọ fún yẹn ní pé ẹbọ́ sẹ́gbẹ̀ẹ́ títí mẹ́un gbogbo èèyàn náà kí ó lè máa dúó ní ẹsẹ̀ títí ìtùmọ̀ntà àfà ń rínú èyí láàfi rọ gbogbo wa ẹ̀dá kan ó ti lè kọ́ mọ́ bá bá kọ́ mọ́sálásí ẹjá wáyé bó ṣe fọ̀ bọ́lọ̀ ń bá gbà wá láyé yọ àyè ìgbọ̀nsẹ̀ náà kò burú torí pé àwáká ní kọ̀ntró àwọn nǹkan wọ̀nyí ó lè wá at any time òun làfà béèrè yìí tó ṣe pérú bá ti ń lò lọ́pọ̀lọpọ̀ yìí náà láwọn náà ń lò tí èyàn dé mọ́sálásí tán ní sẹ̀sẹ̀ ń fi lè pé ah, òun ní di ìtọ̀ àfáà ní ṣe o lè pa àfáà ló sì mọ̀ pé nǹkan kò lè ṣe òun lè pàtọ̀ ìmọ́ra tí òun yẹ kírun tán tó wà lọ yẹjú ara òun ní ilé àmọ́ nínú ìdájọ́ ṣẹ̀rí àkọ̀dá kódà ní èyàn ọgbọ́dọ̀ máa kírun wa huwa yudafi'u al-akhbathayn wa ànábì ní ẹni tí ń ti nǹkan ẹ̀gbin méjì yẹni pé tí ń fún pé má ti jáde ìtọ̀ ni ìgbẹ́ni àwọn àlùfáà ní kìyásán àléyìí ìṣóná ànábì ní àmẹ́ta ànábì wí gan ni ìtọ̀ àti ìgbọ̀nsẹ̀ gbogbo ẹni tó bá pé ń fúnra rẹ̀ pé á ah, yìí má ti jáde lórí ìrun láàsọ̀ láátàá láàsọ̀ látàun làwọn alfa jùmúhúrù àwọn alfa majority àwọn alfa ni wọ́n wá ní ǹ hmm, láàbẹ̀un lè náfi alkamal lè náfi alkamal láàsọ̀ látà kàmìlà láàsọ̀ látà kàmìlà ìrun náà gbádùn tó irú òun bẹ́ẹ̀ kò ségíní ọ̀gbádùn tó ẹ̀dàkùn mélòó lè yẹn wá mọ̀ tó wọ́n kí jọ mọ̀ kí kan tó gbádùn kọ́lọ̀ tọ́ ẹ̀kọ́ wá padà wá bí mọ́sálásí náà ló lè padà wá délé rẹ̀ ni gbogbo ibi tí èyàn bá ti jáde pẹ̀lú àníyàn tó dáa pé lọ sí nǹkan báyìí ara àǹfààní tó rọrùn fún àlùmà nábì ni bọ́bá ipé díwọ́ kan wá bá tí èso òun lọ́fà ọlọ́run okùn ládàá tó bá níyàn rẹ̀ jáde pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìyí náà kí a tó wá jọ ẹ̀yìn ìrun uh, jama ní masalasi ó kù ṣẹ́jú márùn-ún ṣe kágbà bẹ̀rẹ̀ káàbí méjì ń bí Assalamu alaikum assalam wa rahmatullah ẹkùn ìbéèrè mi ni pé àwọn kàkà ń bẹ tí ń ṣẹlẹ̀ ní orí íńtánẹ́ẹ̀tì náà ní sípò ìjẹ́pọ̀ ìlẹ́lẹ́ hmm. olówó tán pè ní Big Brother Nigeria já sí pé ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ mùsùlùmí ló dẹ̀ fọ́ọ̀lù sí ibi ibẹ̀ yòó gbà pé tán bá mú ti àwọn àwọn tí wọ́n bá ó ti yé kí ni kí lẹ fẹ́ bẹ̀rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ṣe ní ìdí àpapàrọ̀ wà sí wọn àbí àti pé mọ́sẹ̀ gbé kìí yẹn wá sí ó bá kí wà láì àwọn tí ń ṣe gan àwọn náà mọ̀ pé ọ̀pá tọ́lọ́run ẹnu àdánwò ta kàn ní ni pé bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó àìwò kí lọ́lọ́run fẹ́ mọ́ ni kọ́dà ìjọba mọ̀ pé ọ̀bá ìgbésí ayé rọ̀rùn ọmọ nàìjíríà ọjọ́ wájú mu ọba mọ́ kírù nǹkan bá ní ọmọ lọ lórí afẹ́fẹ́ àtọmọ kéékèèké ní ẹsẹ̀ ń gbọ́n àti tí ọba mọ́ ibi aburú ńlá ní bí sáwùjọ òun ni pé ká mọ̀ lẹ̀ dàmú ara wa ọ̀bá tọ́lọ́run mú kọ́lápọ̀ bá ìgbésí ayé dáadáa náà mú òun lọ́jọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ti bẹ̀rẹ̀ àwọn ti pàájì nígbàtàwọn ìgbìyàn àwọn èèyàn bá pàwèrè tì ni Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ máa tẹ́gbà sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bẹ̀rẹ̀ gan ti pàájì ọlọ́nkọ́ ṣàánú wa àmọ́ ọmọ mùsùlùmí ti ń Eh, àfọdún yìí ní ń gbọ́ pé bọ́yọ́ ma kọmà kan bẹ nù wọn tó jẹ́ mùsùlùmí mùsùlùmí ìsábà sí nù wọn wọn yí tó wà ń bẹ kàrímù àbígínà ń gbẹ̀wọ̀n ó jí bí kèfèrí èyí tó wọ́n ṣe lọ́wọ́ mùsùlùmí náà ni kíkó wọ́n mọ̀ pé olúwa kìlọ̀ fún anú al-Qur'an al-Karim qu anfusakum wa ahlikum nara waquduha an-nasu wal-hijara ọlọ́run ní ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ àwọn mọ̀lẹ́bí yín kò mì náà bọ́ọ̀bà fi tẹlifíṣàn lé tọmọ káwọn ọmọ rẹ̀ lè máa worú nǹkan àbíwọ̀ náà lọ tí ẹ̀wà jòkó tí ló ń wò kọ́dà àwọn asòfin kan nàìjíríà náà ti dìde pé kí ní yọ ọ̀dá àmẹ́ pé kí lè sì fún wọn wọ́n ni ṣe bí oún tọ̀hún lọ subscribe múra rẹ̀ tí ń wò kí lọ́kẹ́ ti asòfin bẹ́ nígbàtí èsì pé wọ́n á gbé káàyàn mọ́ lé ti pá ràwọn àwọn lastly ìbéèrè salamu alaikum rahmatullahi last one náà ní inshallah alaikum eh aji a tó béèrè question lẹ́ẹ̀kan pé tí èèyàn bá mọ̀ hmm. kéèyàn máa fọ ọkàn quran kéèyàn bá tí èèyàn bá mọ̀ hmm. kéèyàn máa fọ ọkàn quran hmm. téèyàn bá lọ hajj nígbà mi téèyàn bá lọ téèyàn bá lọ hajj bóyá ẹ ń dé ká bàbá yìí tí wọ́n á ní kẹsẹ tàwa fọ alákọ̀ọ́kọ́ bóyá obìnrin yẹn wá rí i pé òun ò mọ̀ mọ́ ṣé ó lè lọ ṣe tàwa fún yẹn. Ah. <laughs> Eh, ta ló ní wọ́n lọ sí tàwágùn jẹba lẹ́yìn náà kan gbọ́ ni no sẹ́mẹ̀ pé tán bá ti gbéyàn dé kò sẹ́ni tí ó múyàn lérí lọ́rùn pé <laughs> bó ti dé yí o <laughs> ọya kọrí ọmọ lọ sí tàwágùn kò sí tí ń jẹ́ báwọn gbogbo alálàájí sẹ́mọ̀ pé tíyàn bá ń gúrò nǹkan lókèrè ńgbà míì ìròyìn òkèrè ni kò sí alálàájí Nàìjíríà tí ó dé tán bá ibẹ̀ fún yí rọ́ ni pé bóun ti gbé báyìí lọ ń sáré lọ sí tàwábù òtẹ́ẹ̀lì wọn kọ̀kọ́ kó wọn lọ wọn ó sì já ẹrù wọn sótẹ́ẹ̀lì kọ́dẹ̀ ẹlòmí yóò sún ọ̀dàlẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá Mẹ̀dínà wọn ti ń bọ̀ mọ́tò alálàájí ọ̀gbọ́dọ̀ sáré Saudi ordinary lè ibi títí ti dáadé ní Saudi láàrin Maka sí Mẹ̀dínà is about 430 kilometers 430 kilometers àmọ́ ìtẹ́mì gan ti drive orí láàrin 4 hours ni kò kò títí fẹ́ tó sì ta nǹkan àmọ́ bá ti jẹ́ mọ́tò alálàájí wọ́n ti fi jọ́ mọ́ wọn tí ní rìn wákàtí méje mẹ́jọ báhùn tí máa rìn ẹni wá ká ẹsẹ̀ kò nínú bọ́ọ̀sì fún wákàtí méje mẹ́jọ wọ́n wà gbèdé maka wọ́n ni ọya kọ lílẹ̀ máa lọ sí tàwàbù kò sí jíjẹ́ bẹ̀rẹ̀ wọ́n kọ̀kọ́ kó wọn lọ òtẹ́ẹ̀lì ibi tí wọ́n dé sí wọ́n jẹ́rù wọn kalẹ̀ irú obìnrin tó bá ti mọ̀ pé òun ọ̀mọ́ra yìí kódà ìtọ́ kọ́mọ̀ ẹ̀yẹ sọ fún yín ni pé wọ́n èé kó wọn lọ wọn kálukú ní ọ̀sára wọn pé tọ̀ ya kí ní ẹbá sí tán o àwọn márùn-ún àwọn mẹ́fà ni wọ́n máa lọ àfàwọn tó bá jẹ́ bí àwọn bóyá àwọn international sẹ́nu fáwọn ọ̀fẹ́ mójútọ́jà wọn àwọn ni wọ́n máa pé ọya àjò báyìí lálọ kò lè kó wí fún wọn pé a ah, òun èsẹ tán kò sẹ́ni tí mú yẹn sí torí náà èèyàn obìnrin ọ̀gbọ́dọ̀ mọ̀ pé ara àwọn ọ̀mọ́ torí pé annabi sallallahu alaihi wasallam ní at-tawafu kas-salat wa innama ubiha fihi al-kalam ànábì torí náà bó ti jẹ́nu wallahu ta'ala alam وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين